إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار a dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí a ó tàwà lọ́rẹ láti pé kí a péjọpọ̀ ní ọ̀rọ̀lẹ́ láti ṣerawa ní rántí láti rán wa létí àwọn kan tó ní ṣe pẹ̀lú alamari tawhid àwọn alamari iman ìgbàgbọ́ sáwọn kan tó yẹ ká gbàgbọ́ nù rẹ̀ gẹ́gẹ́ bó ti yẹ ká ṣe gbàgbọ́ nù rẹ̀ àti fi gbàgbọ́ nù rẹ̀ so eléyìí orí ńlá ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba wa so ibi tá dé níbi tírà wa takhilul aynain bi sharhi aqidati raziyain ti sheikh ubayd tafin ṣàlàyé aqidati raziyain ọ̀nà ni ibi tí àwọn imam méjèèjì tí ọmọ abu hatim ti gbà wá látọ̀dọ̀ àwọn méjèèjì pé nǹkan táwọn bá àwọn àfá lórí rẹ̀ so nínú àwọn tírà ni àwọn àfá ti máa yí àwọn ìjìmáà so nínú àwọn nǹkan tí àwọn afá ma ń yọ ìjìmá náà àwọn tíra ẹ̀ sì rí pé ọ̀pọ̀ àwọn nǹkan tó wà ń bí báyìí náà àwọn nǹkan tí ìjìmá wà lọ́yìn orí rẹ̀ wàríkún sáàmùtọ́lá ọ̀kàtún so so wọ́n sàlàyé lọ ẹ̀rí ẹ̀rí fún pé kaba'ir abẹ́ mashiya Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ́wà sọ mẹ́rẹ̀wá fún wa sàlàyé fún wa pé shirk ohun tí ẹ̀wọ̀ tí yẹn bẹ́ kúlé lórí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní foríjì sọ sí sàlàyé a sí ká ọ̀rọ̀ Sheikh Ubayd ń pa pé ṣe shirkul asghar ṣóhun náà wọ̀ a sì so but ó lágbára kan pé ìkhtiláfù wà nínú ọ̀rọ̀ tí a bá padà lọ já sọ́dọ̀ Ọlọ́run Ọba tó bá ṣe pé Ọlọ́run Ọba ò ní foríkì rárá ń kọ́ so torí pé ọ̀rọ̀ ìmọ́ràn Ọba lórogún nǹkan tó lágbára gan ìmọ́rogún papọ̀ mọ́ràn Ọba nǹkan tó lágbára gan ṣe ogbó sí lágbára tó níbi ọ̀rọ̀ ríyà so ala kulli hal bákanáà àwọn abẹ́rẹ̀ sínká àlàyé Sheikh Ubayd lórí àwọn ashabul kaba'ir gẹngẹ so ibi ta wádé ibúrọ̀lẹ́ wàtánmàta amurun thalithun wani wàtánmà so wani wàtánmàta amurun thalithun so tí mana pé hunaka so amurun thalithun thamma so ismu isharon so uh, wani ah, wasammata amurin thalithun wani hunni alamar yalaketa wani ya zaharu min jamali mu'taqadi ahli sunna wani yóò wà nínú ẹwà àdìsọ́kà ahli sunna wa badi'i ah, hukmihi àti bí ìdájọ́ wọn bó ṣe dáa wa adalatihi àti bó ṣe gúnlógé tó anna ahlus sunna nípa àwọn ni sunna o hum a'rafu an-nasi bil haqq àwọn ni sunna ló mọ̀ òdodo jùlọ bẹ́ẹ̀ni tó pé sunna náà ni o in tó jẹ́ òdodo so àwọn tó bá mọ̀ sunna àwọn náà ni wọ́n mọ̀ òdodo jùlọ àwọn ló mọ̀ ọ̀nà tó dáa jù láti tẹ̀lé so ọ̀dọ̀ wọn náà ni kéèyàn wá òdodo sí so mistake kan wà táwọn èèyàn máa ń ṣe wọ́n ni àárá ọ̀ ní pé wá àkídà sọ́dọ̀ àwọn onísúnnà wá dáwà sọ́dọ̀ àwọn tabligh wá zuhd sọ́dọ̀ àwọn súfí so kílùkọ rẹ̀ eléyìí eléyìí ti hápìbù léyìí lélẹ̀ so ẹni tí ń sagi ìsẹ́pẹ́ lóru tí a gbé igi tí a bá fẹ́ fi dáná òru lòun wá lọ ń sà yóò sa ejò máa yóò sà kéèké oríṣiríṣi ìran nǹkan tó lè kọbùrú bá yóò sà hmm. so hátìbù lẹ́lẹ́lẹ́ àwọn náà ni irọ́ ni pé àwọn ìjọ kan wà wà tí wọ́n wà mọ̀ olójú ahlùsọ́nà lọ ní ẹni abala ẹ̀sìn kódà kò bá jẹ́ zuhud náà kẹ́ẹ̀mọ́ àwọn Sufi ló máa ń jọ́sìn gan irọ́ ni èyí tó pọ̀ nínú jọ́sìn wọn bídá àdádálẹ̀ sí lè wọ́n aṣọ púpọ̀ àtàṣejù àti kí a má gbé zuhud àti wọ́rọ̀ àti ìbádà sáyẹ̀ rẹ̀ inú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́nà wá fi ṣe àdánwò fáwọn àwọn tọ́jẹ́ mọ̀ta àkírùn so tó kọ́lá nínú àwọn nǹkan tí àwọn afá ń sọ ni pé kíyàn ma kí Qur'an kó wá dákú sí ìkà tó wá látọ̀dọ̀ àwọn sàhábà ni so sí ìkà tó wá látọ̀dọ̀ ni yálà yí tí wọ́n mọ̀ nípa àwọn sàhábà ẹkún àwọn sọ̀hábà ẹkún tí è sẹkún tí ó a máa ké bí ọmọdé sọ̀dọ̀ àwọn wọ́n máa ń ṣe kọ́lọ̀ wọ́n máa ń ṣe ní kọ́lọ̀ bọ̀ ní gbangba sẹkún tí wọ́n ní tí wọ́n ní fẹ́ kẹ́ni kẹ́ mọ̀ pàwọn kí àwọn sunkún kódà ẹ̀rẹ̀ lè tó pọ̀ gan nínú àwọn Sheikh Uthaymeen Sheikh Fawzan Sheikh bin Baz sẹ́ẹ̀dì tó máa ti mẹ́ sunkún ó tún kó mara pé gini so but yàtọ̀ sẹ́ni tí sàrọ̀ sí ṣe wá rí ẹwà mọ́ tó ṣẹlẹ̀ e ó níbi tí ń lọ pẹ̀lú ohun tí mo dákọ̀ yìí ṣe rí ìmá dákú nígbà táwọn yẹn bá ń ka Kùránì yẹn ni àwọn Sufi wá ń lé òun náà máa ń pè ní aljazbu so so la làwọn máa ń lé níbi àwọn pé torípò òun ni àwọn gbà pé òun ni ayẹ́sì pé ó tán fọ́lọ̀ so alkhuluwu ni pé alkhuluwu lillah so ibẹ̀ náà ti lára ẹ̀ náà ni khalwa so ní pé lára pọ̀ tán fọ́lọ́n pé ibi tó padà tán sí anù ni padà tán sí o bọ̀lọ́lọ̀ tí wọn so ibi ní pé lára pọ̀ fẹ́ tán fọ́lọ́n so ní pé ó wà dákú so ìdákú ẹ̀rà wọ́n fi gbogbo mẹ́tọ̀dì wá so tún kọ́kọ́ ma mìírí mìírí ẹlẹ́kùnfẹ́ yẹn bá ti fara wọn aláàsí pọ̀jù ìgbàwó lára ní padà dásẹ́lẹ̀ ó tó gẹ́ so whereas àwọn àdùsúnà ló mọ̀ lójú ní gbogbo ayé zúdù wo ló fẹ́ ní tó annabi sallallahu alaihi wasallam zúdù wo ló fẹ́ ní tí a rí ẹjẹ́ ká mú ní kọ́ ìdà gbogbo nǹkan tó bá jẹ́ kamal lára ọwọ́ mẹ́yàn so annabi sallallahu alaihi wasallam ló wà áwọ́lá so ó dẹ̀ wà lára annabi sallallahu alaihi so tó wáyé pé kamal ní kéyàn nílá akáyì annabi ló nílá akáyì ẹ̀yẹ kamal ní zuhud annabi ló ní so the same thing náà pẹ̀lú dáwà pé wá dáwà sọ́lá àwọn tẹ̀blígì ah nínú dáwà tí ó wúlò jù láyé dáwà àwọn tẹ̀blígì so alùsúnà ló mọ òdodo jù pé tó bá wá fẹ́ tó bá fẹ́ kí lókọ rẹ̀ in tó ní ṣe pẹ̀lú ìsìtìmáyà wà sọ́dọ̀ àwọn so ẹwànù so ara wa alùsúnà ló mọ òdodo jù ní gbogbo abala so ní gbogbo abala pàwátá wọ́n ní kama annahum gẹ́bú sí pé àwọn náà ni o arhamun nasi bil khalqi àwọn láàánú sáwọn ìdájú bẹ́ẹ̀ ní gbogbo abada alùsúnà ló láàánú sáwọn èèyàn níbi àdìsọ́kàn wọn alùsúnà tẹ́rí àdìsọ́kàn àwọn àṣáyẹ̀rọ àdìsọ́kàn tó lè ń múyàn ní àwọn yẹn wò pé àwọn àṣáyẹ̀rọ pé

so so gbogbo jagbajagba wọn ò ni wọn ò ọlọ́run tó ń pọ́lọ̀ wọn ò ọlọ́run àwọn náà láàánú jù ẹmọ má kí ọmọ ọ̀rọ̀ àníyàn yìí ó kó o kọ́lá láwọn abala míì láwọn abala míì náà ọ̀dọ́ ilé yìí kìí pé bóyá fi sọ pé kìí ni wọ́n sọ ni but kọ́lá ìrọ̀ táwọn afá ma ń sọ nínú wìsíwásí ma ń pọ̀ gan nínú mọ́dábù ìṣàfihàyà kí nìdí tó rí pé àdánù ṣáfihàn ma ń ṣe ní bọ́jẹ̀ mú pé níyà ọgbọ̀dọ̀ sún mọ́ṣẹ́ ọgbọ́dọ̀ jẹ́ mú kọ́rọ́nà pẹ̀lú iṣẹ́ báyìí ní pé ó sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ kò tó ní pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìmíyàn ló bẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní àgbọ́dọ̀ wá sí ẹgbẹ́ òun gbáyé gangan lórí mú níyàwó tí ó sàhí nínú mọ́sàbù ṣàfihànyà tó bá fẹ́ ṣe wùdú ìgbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ń bọ ojú kìíṣìgbà tó bá fẹ́ fọwọ́ ìgbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ń bọ ojú nínú mọ́sàbù ṣàfihànyà ni ó sẹ̀ mú àníyàwó wàlìháza nítorí ilé kẹsùrọ̀ máa yata'allaqu bilwiswas fi madhhabi ṣàfihànyà so ẹmọ́wó ni eh, sahibul eh, al-Minhaj àbínú al-muhaddab sahibul minhaj muhaddab so tí al-imam Nawawi ṣe sharh rẹ̀ al-majmu' li sharh al-muhaddab Ash-Shirazi àgbà fánà àwọn àgbà àwọn Shafi'iyya ni ó wọ́n sì sọ pé tó fi kú wìsíwáṣì ó sì wìsíwáṣì dé kú ni ẹ kan ní so òun ló kọ tíra tó jẹ́ ń dà ìpìlẹ̀ nínú mazhab so sharhu muhazzab sharhu muhazzab sharhu muhazzab so ó ní wisiwasi de ba to fi kú ni so ibi tí mo fẹ́ lọ ni pé àwọn mistake náà me wọ́n aye ngba mi de pé ohun kọ́ lòdodo ẹ pé rahma be ko ko rahma rahma ko ni ni àwọn abala yẹn so but àwọn so bi àwọn tí ẹ tún wá gbé o pé o o wí jáde ni so ẹ wò náà nípa nípa àwùjọ alusunna láàánú sáwọn èèyàn ní pé o a gbọ́dọ̀ sọ pé ó bẹ̀rù Ọlọ́run ọba a ní kàfàrà rẹ tó bá go against àwọn olórí Sayyid Qutb ní ó gbọ́dọ̀ go against àwọn olórí tí ìmọ̀ yìí làdáni gan tóhun náà ń ṣe àdánù fáwọn ìjọba tí wọ́n ń rúlù pẹ̀lú nǹkan tó yàtọ̀ so but ahlus sunnah ò kódà mọ́tún jáde láwọn lórí lórí pẹ̀lú àwọn olórí yìí náà wọ́n tún ní rahma pẹ̀lú wọn wọn ò ní tẹ̀lé wọn ní bí tí wọ́n bá pàṣẹ tó bá jẹ́ wrong torí pé wíṣùrù wọn ò ní fi pọ̀ lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n sì kún sì gbà polórí ni wọ́n ṣe àti ìjọmọlúwàbí hiya inda ahli sunna ọ̀dà àwọn olùsúnnà ló ti rí ahli sunna dábò wọ́n dábò bẹ̀mí ìmá gbẹ̀mí àwọn èèyàn lọ́nà tí ó tọ́ so kọ́lá ìmá ṣe pálára fáwọn èèyàn so dáwọn ahli sunna ẹ̀ní rí ẹ̀ní rí nǹkan tó jọmọ́ báyìí gbogbo àwọn tó bá ń pè ra wọn bẹ́ẹ̀ irọ́ ni khawarij ni wọ́n so ìjọmọlúwàbí so ọ̀dàwọn ahlùsúnà lè yóò ti rí so ọ̀dàwọn ahlùsúnà lè yóò ti rí wọn rí sọ fún pé kó má ṣe mútàà tó bá ṣe wọ́ gẹ́gẹ́ àwọn ṣíà so mútàà pé ẹjọ ẹ̀yọ àti ẹni tí a bá fẹ́ ẹwà sí contract àwọn èèyàn àwọn èèyàn ya ìyàkúyà ganfa àwọn àmì gẹnu wọn pé so fẹ́ bẹ̀ fún sister rẹ̀ if the contract eventually say that they will marry one another eléyìí ó ń tàwọn èèyàn ní so ìwọ fẹ́ pẹ́ pé mọ́ta ò gbọ́dọ̀ tọ́bá tí wọ́n bá ṣe fàbúrò tí ẹ so wọ́n gbọ́dọ̀ jẹ́ pẹ́ni tí ó fẹ́ ó sì gbà pé mọ́ta àtọ́ so mọ́ta ní pé ókè wọ́n fẹ́ra wọn for a time Pe, pé ìgbàbá ìláfi fẹ́ra ìgbàbá ìláfi divorce so kódà àwọn afá ló burú jù ìsìnà lọ so wọn fàárọ̀ burú jù zina lọ so wọ́n ni so wọ́dá ilm gbogbo ilé ẹ̀rí lọ́dọ̀ àwọn alùsùnà ammal mubtadi'a ẹ̀rá wọn bí dáwọ̀ falaysu kadhalik àwọn orí báyò hatta walau qala ba'duhum kódà káwọn kanú wọn ma sọ pẹ̀bí àìsímẹ̀tì dam nípa àwọn dábòbò ẹ̀mí ara so ara wal àti dúkìá ara falaisu kadhalik fún dábògbò ẹ̀mí so wọn dábògbò ẹ̀mí wọ́n ni fa ahìlùsúnnà wọ́n ni ahìlùsúnnà o wọn khassatullah àwọn lè ẹni ẹ̀sà ọlọ́run ọba wà nabiyyihi àtẹni ẹ̀sà lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam fi dunya wal akhirah láyé wa dhata al-shimal àbí sósì an nususil sunna níbi wa ala fahmi salafi salih àti nígbà àgbọ́yé àwọn ẹni síwájú eré wọ́n ni falaysa lil aqli indahum fi hadha al babi majal láàkàyò ráyè dúó sí níbi tó jọmọ́ báyìí lọ́dọ̀ àwọn ahun súnnà wala lil ijtihadi masrah ijtihadi orí bí tí wọ́n qala Allahu ìtọ́lọ́wọ́ bá bá sọ wa qala rasuluhu àti tí ò jíṣẹ́ lọ́wọ́ bá bá sọ ni wa amma man dalla fi hadha al-bab wọ́n ni ẹ̀rí àwọn tí wọ́n ṣìnà ní abala yìí min wa'idiyya nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń dólé àwọn àyà ìlérí so gbogbo àwọn ọjọ́ ànà wọ́n ni humul khawarij àwọn ilé ni khawarij wal mu'tazila àti mu'tazila wal murji'a wọ́n ni àti àwọn murji'a wọ́n ni fa'ifali annahum lam yajma'u nususal wa'di wal wa'id the same thing náà pẹ̀lú àwọn mumayya the same thing náà so àwọn ẹ̀rí wa'd so ní pé àpẹ ah, ànábì ní ẹmọ́ mú mùsùlùmí lọ́ta àwọn ẹ̀rí wa àìdí ǹkan ta nabi sallallahu alaihi wasallam tó fi ṣèlérí fún mùsùlùmí lórí tó jọmọ́ bídá so wọ́n jamu jámọ̀ láàrin rẹ̀ apákanámú wọ́n ni falwa àìdíyàtù wọ́n ni era wọn tí wọ́n máa lo àwọn àyàtì ìlérí ọgọ́lábù wọ́n bọ́lá fún nùsùsọ̀lù àìd àwọn ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ìlérí ni ó wàtárọ̀kù wọ́n sì gbéjú sílẹ̀ nùsùsọ̀lù àìd àwọn ẹ̀rí àdínwọ̀rọ̀ ọba وراء ظهورهم وجسيوا ولهذا وني تريليو كان عقيدة الخوارج وني عقيدة وخوارج في مرتكب الكبيرة نقول نتبع سيبان كوكي أنهم يح يح يحكمون عليه في الدنيا ومن سيدجفون لي باستحلال دمه نقول هو سيجري لتو بس ما نسيني إيراني وانقع فاهم يا دماغ فاهم سيبه wọ́n ṣe ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́tọ̀ kódà nínú àwọn kẹ tíyàn ó bí àwọn jàbàtíyà ni pé ó bú àwọn tẹ́wà ti kàfàrà olóṣíbí ó gbé ẹrù tí ó wúwo so kílọ́kọ́ gbogbo irú àwọn báyìí kí ni ìdájọ́ wọn so kí ni ìdájọ́ wọn wọ́n mọ̀ wá dọ́gbọ́n wọ́n mọ̀ wá dọ́gbọ́n sí ìdájọ́ wọn èyí ṣe ìdájọ́ rídà ní tẹ̀bí mùsùlùmí tí wọ́n lẹ́wọ́n fi wọ́n fẹ̀sìn lẹ́ni so àdẹ́lò rí nǹkan kanáà wọ́n jọwà lórí ẹ̀ so nǹkan kanáà wọ́n jọwà lórí ẹ̀ àwọn míì ní wọ́n tẹ ma ń sọ pé tó bá yẹ pé ìdájọ́ islam wà ní ọlá pé olórí wọn náà ma ń sọ tó bá yẹ pé ìdájọ́ islam wà ní irú ẹni bẹ́ẹ̀ wọ́n pa ní so túmọ̀ pé ẹ̀yin náà fẹ́ máa pààyàn so ẹ̀yin náà fẹ́ máa pa ẹ̀kẹ́ ń dọ́gbọ́n fáwọn èèyàn so irú ẹni báwọn níwà sọ pé so irọ́ burúkú ni ọ kọwárìjì gangan àwọn ìtẹ́fìrí ni ẹ pé àwọn kọwárí ìná ma ní ìtìmá sọ́dọ̀ wọn so wọ́n ma kàtíra wọn so wọ́n ma gbọ́n kàtọ́ fẹ́ sọ àbáwọn Haddadi so Yahya al-Hajuri gbogbo àwọn tó jẹ mọ́bà wọn kò tó wá di pé Yahya al-Hajuri náà wá sọ̀rọ̀ against rẹ̀ so nínú àwọn tó kọ́ bá ìlòmí náà nìyàn nípa ọ̀rọ̀ Yahya al-Hajuri ṣe láti gbà tí jàbàtà ti sọ̀rọ̀ against ẹ̀yẹn táwọn kan ti wò páwọn ti rí establish pẹ̀lú rẹ̀ so torí pé kìníkà wọn life ní táwọn yóò understand àwọn yẹn fẹ́ máa so papọ̀ mọ́ nǹkan so àwọn yẹn fẹ́ máa ní ìtàn so papọ̀ mọ́ pé à ah, ẹ̀ntà so papọ̀ mọ́ ni so in tó kọ́ bẹ́ẹ̀ lómi dò ní tó fi dọmọ àjò nìyàn so wọ́n ni ولهذا كان عقيدة الخوارج في مرتكب الكبيرة أنهم يحكمون عليه في الدنيا باستحلال دمه وماله وني وسبي ضراريه وني àti pé àwọn ọmọ rẹ̀ wọ́n kó wọn lẹ́rú ni so àbọ̀ wọ́n kọ àwọn ọmọ rẹ̀ wọ́n kó wọn lẹ́rú wọ́n sọ wọ́n dẹrú gbogbo dúkìá àti gbogbo tó bá ní wọ́n sọ dẹrú wọ́n lè annahu kafirun indahum wọ́n yatub tí ó bá túbá wà khalidun mukhalladun fi an-nar wọ́n ni yóò máa ṣe gbére nínú náà ni ó wà wafaqahumul mu'tazila àwọn mu'tazila náà agri pẹ̀lú wọn wà humu at-tarafu ath-thani wọ́n ni wà khalafathum wọ́n ya pa wọn fil hukmi dunyawi níbi ìdájọ́ tayé faqalu huwa fi manzilatin bayna manzilatayn wọ́n ló wà láàrin àrin gbogbo méjì ni so ni la muslimun wala kafirun kèése musulmi kèése se kèfèrí aw la mu'minun wala kafirun kèése gbogbo kèése kèfèrí so ojú ọ̀nà àwọn Mu'tazila ni sẹ́wàá imagine eh, abúkọ̀jí òkèdò yìí example burúkú ló ma fi ń àwọn súnà wé gbogbo gbáǹtẹ̀ bí kó ma fa àwọn súnà wé Ibrahim Niyas so kó ma fi wọ́n àwọn deeper life so àwọn kílòkọ́ rẹ̀ àwọn kí náà pè wọ́n àwọn ìjọ kírísítà gáwà tó kọ́ ń pẹ̀rẹ̀ pẹ̀lú winners so àwọn losers so kílòkọ́ rẹ̀ so kó ma fi wọ́n sọ pé wọ́n sọ pé Benzmanzila tún bẹ́yìn so gbogbo ilé ìkásà fi bàyàn ló kọjẹ́ káwọn yẹn má bà fi gba òdodo tí yàn sọ́dá ni so whereas òpùrọ́ ni number one number two àkídà ìrìjá yìí ó sàfẹ́ tàn kàdì àti gbogbo ìgbìyànjú Imam Ahmed nípa khalqul Qur'an ó fẹ́ ja gbogbo ẹ̀rú kí ma wá dúró rí àwọn tẹ̀fsílì ní gbogbo gbà kí ma fẹ́ ma sàlàyé owó ọwọ́núwọnú tààmùkù níbi àwọn nǹkan tí ó tí ó lọ fà lọ títí so gbogbo dáwọn yẹn ma ń kàkó mọ̀ náà yẹn so ó lè sọ̀rọ̀ gan so ẹ máa wò alákùnrin yìí báyìí o òun ma fẹ̀sùn ka àwọn pé àwọn àwọn súnnà so ní pé wọ́n ma ń gbé àwọn yẹn sí manzila tún bẹ́yìn na manzila tẹ́yìn ọlá pé wọn ò sọ pé alásùfil muslim alkini asalafiya ní pé ìpìlẹ̀ fún gbogbo musulmi pé áàfin ilẹ̀ fún pé sálàfin so alásùfil islam ní salafiya ìjí òye wọn islamu gangan ní ìpìlẹ̀ rẹ̀ kó jẹ́ kíni kó jẹ́ sálàfíyà bọ̀ musulmi ó lè má jẹ́ so ìpìlẹ̀ ní pé islamu torí pé islamu náà ni sálàfíyà so islamu but ó ti wá kọ́dúrún zad level tó ti lékún lórí tó jẹ́ islamu torí pé in tó minimum jùlẹ̀ yẹn fi ma jẹ́ musulmi kó jẹ́ sí pé kíni so ní pé ọlọ́run ọba ẹyọ kan so kò sì jẹ́ rí pé annabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni khalas ó ti jẹ́ mùsùlùmí tí yẹn bẹ́ ikú lérí ẹ̀ tí ó tí rí ìjọsí ṣe mùsùlùmí ni bọ̀ sàràfíyà wá ní pé ok so kódà ẹwọ ìmáni gẹ ẹwọ ihsan so sáàrọ̀ pé gbogbo mùsùlùmí ni muhsin ṣe ok nǹkan kan tún ni ṣe gbogbo mùsùlùmí ni mu'min ṣe ẹ̀hẹ́ gbogbo mùsùlùmí kọ́ ni mu'min àbí ẹ̀tún wòye gan tó torí àwọn afámi wà tán sọ ilé nígbẹ̀ kọ́lá ti l'arabu amanna kullam tu'minu walakin qulu aslamna sẹ́wọ̀n kẹ́ so àbí níbi àdíta nábi awu muslim awu muslim sẹ́wọ̀n kẹ́ so ẹwò yẹn so kọdùrù tó lóòjù téèyàn fi lè gbà pé òkè so òun ni Islam sí gbogbo muslim wà ní muhsin so ara so bó wà ní gbogbo muslim ó jẹ́ wájẹ́ sáráfí sí gbogbo musulmi ni ẹn tí sí dáadáa sáwọn òbí rẹ̀ barun bi walidayhi sí ta sọ ní pé al'asufil muslim barun li walidayhi ìpìlẹ̀ ní pé gbogbo musulmi o tàbá ti rí báyìí ní àà ah, ń ṣe dára sáwọn òbí rẹ̀ kó bá ma rọ́ wọn níṣẹ́ so in dáma sọ ni pé à ah, àwọn ẹlòmí ṣe bẹ́ẹ̀ o so níbi tí ayé ti dàrú àwọn èèyàn lọ́wọ́ so bí èkó so àti àtàwọn bòmí náà so ẹlòmí ń kó fáwọn òbí rẹ̀ tó bá dójú ẹ̀ so wallahul musta'an kítàlẹ́ ń sọ yìí but ṣe azul ni pé al'azufil muslim barun bí wà nílé ìpìlẹ̀ ni pé musulmi o àà ah, imanse dáadáa sáwọn òbí rẹ̀ ìpìlẹ̀ nínú islamu ni islamu ni kìí sí ní so a ní fi a ní tí fi nílẹ̀ fún musulmi títí tá fi mọ̀ yóò kéé a musulmi yìí ṣe bẹ́ fáwọn òbí rẹ̀ bọ́ ìpìlẹ̀ kún fún musulmi pé a lè èrò dáadáa sí èròǹgbà dáadáa sí musulmi torí pé kíni torí pé annabi náà lórí ká máa ṣe ká ma ní èrò dáadáa sí mùsùlùmí so ní pé ká ma ní husnul dhann síra wa so ká ma ní èròǹgbà dáadáa síra so anábí pa apáwá láti èròǹgbà dáadáa síra so but anábí ò pàwá láti pé ókè o mùsùlùmí o so gbogbo dáadáa gbogbo dáadáa lẹ gbọ́dọ̀ fi ní ẹ̀fún kúlà tẹ́ bá ti mọ̀ wà náà bí pàwá láti so àwọn kó àwọn ẹ̀rí papọ̀ but àwọn ọlá ìfẹ́ ẹnu wọn àti tánfẹ́ gbé wọlé torí pé tán bá ti sọ pé ìpìlẹ̀ ní kí mùsùlùmí kó jẹ́ sálàfí wọ́n fẹ́ wọ́ àwọn kan wá bẹ̀rẹ̀ ni pé òkè mùsùlùmí yìí sá torí pé tàwọn sọ pé ìpìlẹ̀ kọ́ ni pé mùsùlùmí jẹ́ sálàfí so ẹ̀ẹ́rẹ̀ rí fún kó tó jẹ́ sálàfí òun náà sì ni òun náà sì lọ́wọ́ àánú súnnà àwọn tíra súnnà tó ní pé òun gbọ́dọ̀ fi sàlàfíyà fún nílẹ̀ fún yẹn títí tó fi rí pé gbogbo fìsọ́lù sàlàfíyà pín sí lára títí tó fi rí bẹ́ so wọ́n ló wà lọ́dọ̀ àwọn afá súnnà wọ́n ló wà nínú pìlẹ̀ súnnà so bó ló sì wá di pé òun wá ní ìdàkejì ló wá jẹ́ nígbé èyí tó bá wá yọ́lẹ̀ lẹ́sẹ̀ máa wò kèése tó bá tó wọ́n gá lò so ìpìlẹ̀ náà ni pé gbogbo mùsùlùmí ẹni tí ni tí ó fọkàntán so gbogbo musulmi tó bá kàn rí títí ọkàn kówó rẹ fún bẹ́ẹ̀ ni gbíì ẹ̀dàkùn ẹ̀bà ń kó pamọ́ so títí tí gbogbo musulmi gbogbo musulmi tẹbá rí onídé ìgbìlẹ̀ ní pé kíni onídédé ni ọlọ́run bá sì ní fastẹ́ṣìdú ọ̀nàpẹ́ ṣẹ̀hìdé ni min rijalikum ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu idha tabayantum fastashhidu birijalaini mi eh so Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ẹ mú àwọn ẹlẹ́rìí méjì nínú yín mimman tardawna min ash-shuhada ẹwọ ẹwọ ayayin isi pípé fa nínú àwọn tẹ́ ẹ yọ́nú sí nínú àwọn tá lè jẹ́rì aláwọ̀bọ̀ nínú musulmi so nínú musulmi pàwátá so wẹ́yà láti ìpìlẹ̀ ní eh, pé ó yẹ kí musulmi náà jẹun dédé nánú so kò rí bẹ́ kúrò àwọn àfá tí wọ́n ní ikhtilaf ga lórí kọ́ídà ìpé sí alásùfil muslim al'adada a ní kìí ṣe gbogbo àyígán àwọn náà sí ń lò bẹ́ so alásùfil muslim ẹmọ̀rú dáadáa sí mùsùlùmí al'asùlùfil muslim husnul dhan ẹmọ̀rú dáadáa sí títí tẹ́fì wá rí pé á èyàn dáadáa ni kò tẹ́ ní ìdíkí mọ́rún mọ́ mo ti confirm pé èyàn dáadáa ni àbí á á aspect yìí kò mú kò mú rú dáadáa so wà ílá èyàn ó kó sí ọ̀pọ̀lọpọ̀ zulmù so in tó yẹ kí èyàn ní gbé àwọn nǹkan sáyé rẹ̀ so ní tí ẹ̀kí àgbé fẹ́lómi yóò gbé fẹ́lómi so wọ́n ní so kìí ṣe pé manzila tún bẹ́yìn manzila tẹ́yìn kìí ṣe ara ti ara adamul ilmi èyí o mani gẹ́gẹ́ bí yóò ṣe ní sọ pé musulmi alásùfil musulmi náà ìsìn ṣe fisk alásùfil musulmi ṣe bídá ipé ìpìlẹ̀ fún musulmi gbogbo musulmi láti ẹkọ́kọ́ bá dáa ìmẹ́lẹ̀ náà so ara kìí ṣe ìpìlẹ̀ nìyẹn so ìpìlẹ̀ ní pé àti ìmọ̀ sí kíni àti ìmọ̀ bó ṣe jẹ́ aláṣù jáàlì ni àti ìmọ̀ so ìdí ẹ̀mọ́ tẹ́mọ́ dẹ̀mbá lẹ́wà lórí jáàlì mẹ́ ok jáàlì wá nípa kíní so ẹwà ṣe husnul zọ́nù ń parẹ̀ wọ́n ni tí wọ́n ahmalu ó wá jẹyọ látara àwọn àkídà àwọn burúkú adamul mubalat adamul mubalati al-mar'i bil ma'asi ní pé wọ́n yí ka ẹ̀sẹ̀kún so wọ́n yí ka ẹ̀sẹ̀kún ìrìjá gẹ́gbùn sí sọ fún ìjà ìrúnrú láwùjọ wà igan so ìjà wà láwọn èèyàn ó tún wọ́n wà mí dáwà àwọn èèyàn ìjà àwọn ganú kó bẹ́ẹ̀ lómi lẹ́bù tó tẹ̀mí yà níbi súnnà náà so ìrìyà yẹn ló ti kó bẹ́ lómi gan so wọ́n ni fanataja an aqidatihimul fasida adamu mubalati almar'i bil ma'asi wọ́n ni níbi pé kí a má kẹsẹ̀ kún ó jẹ látara ìgbàgbọ́ wọn ittikalan ala rahmatillah lẹ́ni tán gbẹ́kẹ̀lé àánú Ọlọ́run Ọba wọ́n ni wọ́n gbẹ́kẹ̀lé àánú Ọlọ́run Ọba wọ́n ni dúnà akhdhil hadari min iqabi látọ̀ sí pé wọn wọn wà kí ẹfù níbi ìjìyà rẹ̀ wọ́n ni fahada allahu ahla sunnati wal jama'a bọ̀tọ̀lọ́wọ́ bá tán wà ahlu sunna wal jama'a ila suluki sabilil mu'minin ní pé àwọn rí ojú àwọn mu'mini wa huwa birru wa huwa barru salamati wan najah so wọ́n ni pé ojú ọ̀nà salama ojú ọ̀nà láfíà àti ọlá ibi tó ti là wọ́n ni wa rakibu safinata nuh wọ́n gun ọkọ̀ annabi nuh wọ́n ni fanaju wọ́n sì kí wọ́n wọ́n ni qala al-imamu malik al-imamu malik sọ pé as-sunnatu safinatu nuh as-sunna tẹ́rí yóò ojú ọkọ̀ omi ànábì nuh ni o ma rakibaha naja ẹn tó bá gùn yóò lá wọ́n ni wa qala abdullahi ibn shawzab sọ pé inna min ni'matillahi ala al-a'jami nínú dẹ̀ra ọlọ́wọ́ ba lórí ẹni tí ó bá jẹ́ tí ì bá ṣe lárúbáwá olúgbólóhùn àjẹ̀mí wọ́n padà ń lò fún àwọn tí wọ́n tó ṣe pé àwọn islam wọ ìlú wọn tó yàtọ̀ sáwọn ìpìlẹ̀ tí islam ti ṣẹyọ gangan gẹ́gẹ́ bí Makka Medina so Hijaz so àwọn ibi tó jọmọ́ báyẹn so wọ́n kábà ma ń lo gbólóhùn wọ́n ma ní so nínú ìdẹ́ so irú àwa báyìí gan àjẹ̀mí náà ni wá tó dáwọn Súfí ló kó islam so gbogbo àwọn Sufi àwọn ọlọ́jà so bẹ́ ẹlòmí náà mọ̀ jú bẹ́ẹ̀ lọ so la'alla Allaha bá lè fún ní uzru but àwọn míì sọ àwọn míì látara kan mẹ́nà látara yẹn wọn wá mẹ́nà so àwọn tó fi sinà sí so nínú ìdẹ̀lá náà bá lórí ẹni tó bá jẹ́ àjẹmí wọ́n ni wal hadath àtẹni tó bá nígbó tó bá fẹ́ jọ́sìn wọ́ an yuwahi sahiba sunna ní pé kó ṣe kíni kí orí oní sunna kóró ní sunna mú ní ẹni tí yahmiluhu alaiha tí ó ma gbé lórí àwọn kíni tí ó ma gbé lórí àwọn in tó jẹ́ sunna wàlá nínú rí ọlọ́wọ̀ bá ní ẹ̀yìn náà ìwò tí ó tọ́lọ̀wọ̀ bọ̀ bá tọ́yìn sọ́nà tí in tí ó bá bá gbèsè ayé yàn nínú ànà tí wọ́n rò pé yẹ ìmọ̀nà ni so tí ìwà ẹbá ẹbá ma àwọn àlàyé wọn lórí àwọn feraq àwọn ìtúnà àsírí àwọn ẹlẹ́gbẹ́ àwọn kọwàáìdì wọn iṣẹ́ ìbùtọ́lù rẹ̀ àwọn fatawa wọn lórí iṣẹ́ ìbùtọ́lù rẹ̀ ẹ ìmájì tí ò bá mọ̀ Sheikh so ìmájì tí ò bá so ìmájì tí ò bá mọ̀ Sheikh Bin so imagine tí yóò bá ma sheikh islam ibn taimiyya tí yóò bá ma ibn al-qayyim so kí wọ́n ma àwọn jákàjáká so kí wọ́n ma ma àwọn jákàjáká kí wọ́n ma wá ma eh, ṣe rí ẹlòmí o ti ráwọn àfá tó gbádùn lẹ ẹlòmí tó bá ti wá dákọ àwọn àfá kí wọ́n pẹ̀ ah, kíníkan asir aljankawi so ẹwọ́n wá láti jankara àbí nǹkan <laughs> inú gbọ́gbọ́ ń rún sọ yìí mi ò gbọ́ rí bọ́ta ẹ̀yà kí ló kọ́ rẹ̀ àwọn àfá súnnà gbogbo ẹ̀ àfá kìíní kan al-Malawi so mo lọ fẹ́ lafẹ́ kàtíra rẹ̀ so gínú ń wá kí àwẹ́ yìí so àwọn àfá súnnà wà àwọn àfá súnnà wà dáadáa ni o irọ́ ni pé àwọn kí rẹ̀ àwọn ẹni anú láwọn àfá tán padà sí o ó kàn yí ó ní lẹ́bù báwọn ṣe ń padà sí wọn kò wọn náà láwọn tán padà sí ẹ ọmọ wo ẹnìkan wà tán nínú àwọn ènìyàn tí wọ́n dákọ̀ àfá kan àfá yìí láfíríkà nípa èmi gan so àfá yìí tí wọ́n mọ́ so ẹmọ̀ gbogbo àwọn superstar so bóun náà ṣe wá rí ní west nìyẹn bàtàfà ẹwà kó kí ma wá ṣe igbí ipò fẹ́ sunkún lójú agbó pé igbó àpáyẹ nǹkankan tí isi àwọn àbáṣún náà ń kú lójoojúmọ́ yes ń ba àwọn oún súnnà but ẹ ní ma rí gbogbo àwọn tẹ́rìbíyà jakajaka kí ẹ ma fẹ́ fi nǹkan gba star fàfà ẹ kókó tó fẹ́ fi gba star pé ah, something has happened something has happened today so gbogbo gbogbo jágbàjàgbà àwọn so Allah al-musta'an so wọ́n ni so nínú orí Ọlọ́run bá ní pé kọ́lọ̀ ọba kó fihàn pé á ah, ẹni ìgbà ìsìláàmù kó wá bọ́lọ́ sọ́dọ̀ súnnà àbí ó tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe súnnà náà sẹ́tẹ̀ rẹ̀ tó bá gba súnnà ẹni tó bá sì gba súnnà ẹ sọ fún pé al-aslu fil muslima súnnà pé yá yóò gbọ́ ẹni tó bá sì gba súnnà tí ẹ máa sọ pé ìpìlẹ̀ ní kí mùsùlùmí jọ súnnà ah, so ní tẹ́ sọ fún mi pé gbogbo tí ń ṣe láti jọ ni so ẹwùn kí ní gbogbo ṣe wá rí kọ́ìdá àwọn ṣẹ́rí kílòkọ́ rẹ̀ àpálẹ́ ní kí ẹ máa sẹpẹ́tì àbúkọ̀jẹ́ òkè olùkú lọ́dọ̀ kàkúrí wallahi àpọ́nlé ńlá tí ó dìzáàbù ní nkẹ́nkẹ́ náà wọ́n jọ ń sọ at end of the day lówó àwọn kàkúrí náà gbogbo àwọn kàkúrí ọmọ ní gbogbo àwọn bàbá yìí wọ́n súnà ní na súnà náà sí so súnà làwọn mọ̀ wọ́n mọ̀ ah, ah wallahi ṣahádátù zúrù nífà ṣahádátù zúrù àwọn yóò jẹ́rì fún lọ́dọ̀ ọlọ́wọ́ bàbá so súnà làwọn ma wọ́n ma so the same thing náà làbọ́kà já ń sọ pé ìpìlẹ̀ náà ni pé ó súnà ni wá so Allahu al-musta'an so kò jẹ́ bó ṣe jálábàlá yẹn so a fẹ́ bọ́ sí ọ̀rọ̀ mi lónìí ọ̀rọ̀ yìí ó tún àwọn ó wà nínú àkídàtò rọ̀zíyìn pé wà lánà káfíru ahlal qiblati bi dhunubihim wà nákìlù asrarahum ila Allah ẹwọ súnnà wọ́n ni wà lánà káfíru wọ́n ni a ní pé ní kéfèrí o ahlal qiblati àwọn tán dájú kọ kíbìlá sàwọn tán kírùn

ní tó sí sọ yẹn kọ́ tó bá padà jẹ́ pé wọ́n sí ń kọ́ ní tó sí sọ yẹn kọ́ ní tí wọ́n ti sọ ń kọ́ ní pé ah, ara ọ̀ ní pé ẹ́ mistake pàwọn ò ṣe ìlànà wàlímà mistake tó kéré sí tí wọ́n ń kó sí ni mistake tó kéré gan tí ò ti ẹ̀dọ́lẹ́gbà ara sí nǹkan tí wọ́n ń kó sí ni ìwò ah, ẹ̀mẹ̀ wọ́n sí ẹ̀yìn eh, ìjọ́ náà wọ́n sí tí wọ́n sọ fún ọ náà tẹ́lẹ̀ ẹni tí ẹjọ́ tán tẹ́ẹ̀ ṣe pé kíní so o sì rí ìmọ̀ o rí gbọ́ pé kíní bọ̀ mú járọ́ di pé kíní ẹlòmíì pẹ̀lú àwọn nǹkan sẹ́rí kò kọ́ àrí o mọ́ kò kọ́ kọ́lá ní táwọn sálàfù máa ń bẹ̀ ni pé kọ́lọ̀ mọ́ tún láti mùsùlùmí sáwọn ẹlòmíì tún máa ń fẹ́ lẹ́yìn o ní pé à ah, sí ẹlòmíì wá ah láìláìlá ó gbà wọn so gbogbo àwọn so gbogbo láàfin ma ń pàwọn èèyàn jọ nù àwọn náà tún mọ́ padà túnà sí rẹ̀ o wàláhì bá bùn ṣe rínú àwọn náà tún mọ́ padà túnà sí rẹ̀ fáwọn èèyàn ó ṣe tó ṣe ó ṣe náà so ìsọ tí wọ́n fi sọ náà ìsọ tí ó sì dáyẹyẹ rẹ̀ kalẹ̀ náà ìgbà ah, tó pọ̀ láti dáhùn fún lọ́dọ̀ ọlọ́ọ̀bà àmà àwọn míì gan tí wọ́n ṣe zìná pẹ̀lú àmà àwọn míì tó rí pé àwọn ọ̀gọ́ ọlọ́pàá ah, kí ni yóò bá láàká ìmọ̀ ṣe ní dámọ̀ bí sọ fún ilẹ̀ nìyẹn ìwọ́n náà máa lọ kóra rẹ sọ́wọ́ èèyàn mọ́ kóra rẹ sọ́wọ́ èèyàn pé à ah, mo fẹ́ jẹ́wọ́ mọ́ wà jẹ́wọ́ mọ́ wà sí kankan ìyá mo fẹ́ jẹ́wọ́ àbí ah, ah tani ò sàídá so ní kí ló kọ́ gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ mùsùlùmí á fi ilẹ̀ fọ́lọ́wọ̀ báyìí but ilé inú wọ́n túnmọ̀ pé mùsùlùmí náà wà inú rí wà dùn pé ah ẹ̀bí láta àwọn súnà yíò àwọn gbẹ̀sẹ̀ wọlé so ara so ara torí pé yíò ní pọ̀ ní ẹ̀sẹ̀ ní kọ̀rọ̀ àyàfi pé yóò padà máa hàn gbangba so gbogbo àwọn tẹ́ máa rí gbogbo àwọn afá superstar ṣùgbọ́n àwọn afá superstar orí facebook àwọn afá guy irú láfíà gí gbogbo orú àwọn báyìí sókílẹ̀ rẹ̀ pé kó bá wọn sókílẹ̀ rẹ̀ pé kó bá wọn sí tó fi pé kò sí ti jú mọ́ lórí social media kò sí kàkà wallahi nínú nǹkan tó yẹ kí mọ́ sọ kí ní ìkàní tó yẹ kí ẹmọ bẹ̀rù pé òjò tẹ́sẹ̀ yẹn tí wọ́n mọ̀ wá justification tẹ́sẹ̀ tí yẹn fi ń sẹ́lọ̀n àwùjọ yẹn ṣe wá yíwá tẹ́sẹ̀ bá pọ̀ tó gbé kìíní kan máa wà pẹ̀lú àwọn ọmọ èèyàn ni pé conscience tọ́nà ọba dá pẹ̀lú wáyìn so lawwama an-nafsul lawwama tí wọ́n blé mọ́ àwọn wáyìn so yóò mọ̀ jáyàn jẹ́rẹ́ mi pé ah òun ṣe báyìí òun ṣe báyìí ṣe àwọn tí ó fi padà kọ́ǹtì eh, conscience yẹn ṣe wáyé conscience yẹn mọ́jì wọ́n ẹ̀fà kú lórí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ń ṣe so mọ́jì kíyàn tún bá náà lọ́dá wọ̀ so bọ̀ conscience yẹn mọ́jì wọ́n ẹ̀fà kú jẹ́ conscience yẹn gbogbo tí ó fi mọ̀ strengthen conscience yẹn ni kó ma wá bọ̀ sí àwọn àwọn èèyàn torí pó ti ó sún bẹ́yẹ́ ìlòmí ìgbà tí ó kọ́kọ́ sẹ́sẹ̀ ó sunkún ìgbà tí ó ṣe kílùkọ rẹ̀ ìgbà tí ó tún ṣe ń gbà mí ó wu so ìgbà tí ó tún padà ṣe ń gbà mí ó banújẹ́ ìgbà tí ó padà ṣe ń gbà mí kò tí ẹ̀ padà jẹ́ kankan sí ma so tó bá padà yá yóò afẹ́mọ́ justify rẹ̀ ìgbẹ́ kódà gan abú àmìtàwọn èèyàn justify láyé ìsìn ló lábẹ́sìn so ẹnìkan ní ẹ̀ kí ẹ mọ àwọn àádà síríyà àwọn ìtàwọn èèyàn máa ń ṣe ń kọ̀rọ̀ láti fi gbọ́ bùkátà tó jọmọ́ ṣáhàwà ní ìtara ẹni ni o so tí àwọn èèyàn máa ń ṣe so ní kọ̀rọ̀ fúnra rẹ̀ so tó mọ́ láti fi gbọ́ ṣáhàwà wọn ó wá ní halali ẹni tó wá ń sọ fún obìnrin tún ni dákun fíkíù tó ń lọ́wọ́ obìnrin tó ń ah kò problem kí èèyàn máa ṣerú nǹkan báyìí ẹ̀yàn obìnrin ló wọ́n sàlàyé rẹ̀ fún yàtọ̀ sí pé jẹ́gbàjẹ̀gbà ní wí o so ìfẹ́ inú ló mú sọ́rẹ́ bóòlù sí wá tí bá ráwọn èèyàn láwùjọ jágbàjá wàláì ní tí àlè fi là sẹ́rí àti bọ́nú ẹ̀sẹ̀ lásìkò wà ilé àmọ́ sí wọn náà ní jẹ́lẹ́sẹ̀ gbangba òní jẹ́lẹ́sẹ̀ gbangba tí ó mọ̀ legislators ẹni tí ò ní padà kákún mọ́ kí ni ó sì padà bí ó sì affect ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó sì padà affect sunna yẹn ẹ̀wọ́n nù nípadà rí súnnà máa ń bí ẹyìn kí ní wó kẹ máa ṣe bọ́ wá ṣe wùyàn lọ wallahu al-musta'an so ẹlẹ́ yóò túnmọ̀ fún ìwọ̀n àmá ní pé kọ̀rọ̀ rẹ̀ torí pé kọ̀rọ̀ táà ń sọ yẹn ó ti fọ́nà ọba nǹkan gbogbo fún ọláyé ni o wọ́lá ilé àwọn méjì kan tọ́nà bá sọ pé ẹwọ hadithi méjì ni wọ́n ni wa rajulun dhakara Allaha fi khaliya fafadat ayna ní pé arákùnrin tó sì pé ó rántí Ọlọ́run Ọba ní kọ́rọ̀ ojú rẹ̀ ó wá sunkún nínú àwọn tí ó wà lábẹ́ ìbòjú Ọlọ́run Ọba wọ́n ni àti hadithi mi tí wọ́n wà ní pé qawmun idha khalaw intahaku maharim Allah kò túnmọ̀ pé gbogbo kọlùwà ní pé gbogbo ẹ̀sẹ̀ tí yàn sí ẹ ń kọ́rọ̀ torí èyàn ma fẹ́ rí láì lórí hadithi pé hadithi ní tàbí yàn sọ ni pé ẹni tó mún ṣe ń gbangba ó wọ́sì so àti àti rí magfírọ̀ ní pé àti so ó lè ju tẹni tó ṣe pọ́hun ṣe ń kọ́rọ̀ lọ but ẹni tó ṣe so kèé pé kèé wá fi wá gbé ẹgbẹ́ àkọ̀rọ̀ ní sí ń ṣe ara àbí wọ́n ti wọ́n ń bọ̀ wíkẹ wọ́n ní ah, ọkọ̀rọ̀ ní ti ń ṣe náà kílé tó kílò ń sọ yìí sí mo ṣe wájú ẹ̀rí ni so ara ọ̀ so eléyìí so àìlórí pípé lórí ẹ̀ṣẹ̀ tún ilé wọ́n ní hadhihi masala wọ́n ní mas'ala yóò dhatu far'ayn wọ́n ló ní ẹ̀tútù méjì fi ta'amuli ma'al muznibina min ahli sunnah níbi bó láti máa báwọn ẹlẹ́sẹ̀ lò nínú àwọn súnnà wọ́n ni al-far'u al-awwal ẹtùtù aláwọ̀kọ́ ni pé fi qawli al-imamayn níbi ọ̀rọ̀ àwọn ẹni síwájú méjì pé rahimahumallah ní pé wala nukaffiru ahlal qiblati bi dhunubihim ní pé a ní pé àwọn tó ń dájú kọ kíblà ní pé wọ́n ní wọ́n ni summu hadha al-isma wọ́n ni wọ́n pè wọ́n lókọ̀ yìí li'anna qiblatahum wọ́n tó lókè kíbílá wọn al-baytul haram òun ni al-baytul haram wọ́n ni kama amara Allah subhanahu wa ta'ala a ti rí bó sí ń gbójú sí sama láti rankan kí ni Ọlọ́run bó wọ́n ní falanu walliyannaka qiblatan tardaha wọ́n ní a dájú rẹ̀ kọ kíbílà tó zai pé ó yọnu sí wọ́n ní fawalli wajhaka shatra al-masjid al-haram dájú rẹ̀ direction masjid haram wa haythu ma kuntum gbogbo bí tó bá wà fawallu wujuhakum shatra ẹ̀dájú yín kọbẹ̀ wọ́n ní wa a pàkíyèsí sí alamari ní bíbá alamari méjì bíbá ahaduhuma wọ́n ni aláwọ̀kọ́ anna mustafidọ̀ sunnati sahiha wọ́n ni tó pọ̀ nínú sunna tó lálàáfíà ani nabi sallallahu alaihi wasallam látọ̀dá nabi sallallahu alaihi wasallam min qawlihi nínú ọ̀rọ̀ rẹ̀ zahiratan wa wadihatan tó clear tó sì hàn wa hasiluhu in ta siri mun bẹ̀rẹ̀ ni pé annahu sallallahu alaihi nígbà anábi sallallahu alaihi wasallam kínú ní Madina sittata ashara shahran nígbà anábi kínú fún 16 months aw sab'ata ashara shahran àbí anábi kínú fún 17 months so túnmọ̀ pé ọdún mélòó nìyẹn ó túnmọ̀ pé ọdún kan àti kíni àti oṣù mẹ́rin àbí oṣù márùn wọ́n ní ila Baitil Maqdis sí bẹ́ gbogbo àwọn kan yóò ní láti mọ̀ nípa annabi sallallahu alaihi wasallam sí Baitul Maqdis wọ́n ni wà já a fi ba'd riwayat wọ́n ló wá níbi àwọn riwayat mi annahu alaihi salatu wassalam nígbà annabi sallallahu alaihi wasallam kana yata'allafu al-yahud nígbà annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam annabi man ṣe dáadáa pẹ̀lú àwọn yahud so nígbà annabi sallallahu alaihi wasallam ó ṣe dáadáa pẹ̀lú àwọn yahud so àbí yata'allafu al-yahud so náà ni wípé ó lè túmọ̀ pé bóyá kíblà àwọn yahud lànẹ́bí sallallahu alaihi wasallam dájú kọ mí báyìí so torí pé kíblà àwọn yahud òní kíni òun náà ni palestine tán pa àwọn mùsùlùmí sí so Baitul Maqdis so òun ni wọ́n pa àwọn mùsùlùmí sí lónìí so tán pè pé kíblà àwọn wọ́n ní fasọ́rọ̀ ti hiya alqibla wọ́n ní òun ni wọ́n ma jẹ́ qibla ila yawm alqiyama sí jẹjọ gbindi wọ́n lẹ́kẹjì athani wọ́n ní sami'na min ba'd almufakkirin wọ́n ní agbọ́ nínú àwọn tó ma ń ronú walmufakkirun la dabita lahum àwọn àwọn ilé ìdí jábọ́ mọ́ súnà lọ́wọ́ tán bá ní ìfàlàtà kìí kó fi súnà lẹ́ o sẹ́mọ́ tí èyàn bá sọ ẹran mẹ́lẹ̀ ẹran wá já ìfàlàtà ìdánpẹ̀ ní ìfàlàtà ni so ó já lọ so àwọn ilé ti já mọ́ súnà lọ wọ́n ní wal mu'tadil minhum wọ́n ní àwọn alùmí tí wọ́n gúnrégé nú wọn yuhibbu súnà wọ́n ló nífẹ̀ẹ́ súnà wa yuhibbu ahlaha ó ń kọ́ àwọn èèyàn ní al'amma wọ́n ní àwọn súnà gbogbogbò wà indahum tadayyun wọ́n dẹ̀ ní kí ẹmọ mẹ́sìlò wọ́n ní lọ́dọ̀ wọn wọ́n ní walillahi alhamd wọ́n ní muhafidhuna ala al-jama'ati ala al-jum'ati wal jama'a wọ́n ma mójútó jímá àti irun jama'a wọ́n ní wa yastankiruna ma yarawnahu wọ́n sì ma ń takọ àwọn katabari min mukhalafatin zahira nínú àwọn kan tó yapa clear li sunnati al-amma sáwọn súnà wọ́n ní wà tawhid khassa àti ní tawhid specifically ọlọ́run intellectual mi náà ọlọ́run ma ń padà tọ́ sọ́nà so wọ́n ní lákín fi taqrir ààrẹ ìdáyà ọlọ́run ọba nǹkan tó lágbára gan so ìdáyà ọlọ́run ọba ẹlọ́run ó tẹ́lú bí sísun náà ló di Islam sódí wọn tí ó wà fìlà ewé kò ní pẹ́ tí ó kàn kú tí ó sì lọ tí ó lọ bọ́lọ̀ torí so wọ́n ní lakin fi taqrir wal bayan laysu bi ahli li dhalik wọ́n bo ní bí àwọn afin ni latara àlàyé wọn ese oni sunna baun so li annahum laysa indahum fiqh turbun wala bole wọ́n ní yaznuna bihi aqwala an-nas wa a'malahum aboyi tún fi ma fi wọn tún fi ma àwọn tún ma wọ́n ní sami'na ahulahi al-mufakkirin wọ́n ní intellectuals so ari akana àwọn wà ba'dul muntasibina ila al-ilm àtàwọn ìlúmínà tó máa ń fira wọn ti símà tó rúgbé nínú àdánwò tarí nínú gbà amazed wọ́n máa tètè wà àgbàtànjẹ pẹ̀lú àwọn tó bá nílà káì àbáwọn tó bá sọ páwọn ọmọ nílà káì bá o sharp gan eh the physics ló ṣe but eh o ní brain gan so àwọn ìlúmínà tètè gbàtànjẹ pẹ̀lú àwọn èèyàn báyìí so àwọn ma àwọn ẹlòmíràn ma títí gbákanjẹ pẹ̀lú àwọn èèyàn báyìí so èyí tó ma ń fà ní ẹ̀tí gbogbo àwọn ìkwán musulmi ni àtàbí ma fi ń ṣe gbogbo àwọn kátà àwọn mustashirikun fẹ́ àwọn orientalist tí wọ́n fẹ́ tí wọ́n ma ṣe kí ni wọ́n ma ṣe tán fẹ́ ní pé àọ́yá ẹ̀takò àwọn mọ̀jíza nabi sallallahu alaihi wasallam àtakò ẹ pé ìjábù àbòsí ni ẹ̀sọ asọ́bẹ̀ so ojú ọ̀nà àwọn ìkwán musulmi lele so bọ́n ṣe please àwọn gọ́ọ̀rọ̀ bọ́n ṣe please west wọ́n ni yasifuna baitul maqdis wọ́n ma ń ròyìn àwọn wọ́n ma ròyìn baitul maqdis bí annahu ní kò hún o wọ́n ni bí annahu qiblatul muslimin al'ula níbò hun ni qibla àwọn musulmi alákọ̀ọ́kọ́ bóyá wọ́n gẹ́nà ti sọdún ka tó jama báyìí wọ́n ni wa hadha laysa sahihan àwọn lélẹ̀ yóò lálàáfíà kí a sọ ní qibla àwọn musulmi alákọ̀ọ́kọ́ wọ́n ni falaysa alayhi dalilun min kitabin wala wọ́n ni kò sí ẹ̀rí fún nínú Qur'an àti súnnà bal dalla dalilu min kitabi wa súnnà ala khilafi dhalik wọ́n ní kúrò àyíká rí ní in tí ó yàtọ̀ síbẹ̀ nínú Qur'an àti súnnà wa hadha yadhharu min qawlihi ta'ala wọ́n lè yóò hàn nínú gbólóhùn Ọlọ́run bá tọ́lọ̀ bá ní fi siyaqil ayat níbi àwọn ayà yìí tọ́lọ̀ bá ní wa innal ladhina utul kitaba la ya'lamuna annahu fún tíra wọn mọ̀ pó òdodo ní lọ́dọ̀ Ọlọ́run bá wọn يعني صرف النبي إلى بيت الحرام هو الحق وني وهذا موجود في كتبهم ولا ليس بينه تلاوه so wọ́n lè lè sí ìbẹnu síra wọn so nípo ìtàwọn yẹn ma ń sọ nípo ìwọ̀n ni kíblà àwọn musulmi alákọ̀ọ́kọ́ nípo ilé ìkò sahih wọ́n ni falaysa alayhi dalil wọ́n ni kò sí dalil fún min kitabin wala sunna so nípo nínú Qur'an àbí sunna wọ́n ni bal dalla dalilu min kitabillahi ala khilafi dhalik so kò jẹ́ bó sì jẹ́ wọ́n ni annáhùn tàní wọ́n ni ìpínlẹ̀ kejì wọ́n ni fi qawlihim wa nakilu asrarahum ila Allah a sì fi àwọn in tó jẹ́ kọ́rọ̀ wọn a fi lè fún ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala so insha Allah ta'ala bí báyìí láti continue ní next time insha Allah kọ́lọ̀ ọba kó jẹ́ kí àwà láyé kó jẹ́ káwà lórí súnnà kó jẹ́ kí àwà ní àlàáfíà ara هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك